الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأجلله وأؤلله وأكبره وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام وهكذا كان رسول الله صلى الله عليه وسلم خير أهل خير بال لأزواجه رضي الله تعالى عنهن وكان يعدل بينهن وكان يسكت فيما تصدر فيما يصدر منهن من الغيرة لأنها أمر فطري إنما جبلنا عليها جبلنا على الفطرة ولا لوم على النسوة في الغيرة إلا ما تجاوز الحد منها أمة الإسلام كان رسول الله صلى الله عليه وسلم مع بعض أزواجه في بيت إحدى نسائه فأرسلت إهداهن بقصعة فيها طعام أو بصحفة فيها طعام وقد بينا لنا ما في هذه القصة من الفوائد ومن الآداب النبوية صلوات ربنا وسلام على نبينا صلى الله عليه وسلم فاليوم ننتقل ما زلنا في بيت النبوة نشرب ماء العلم النبوي ونتلذذ بما كنا نرى من بيت رسول الله صلى الله عليه وسلم من الصبر والتحمل والتدقق في الحكم أو فيما يجري بين النساء وهذه أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها قد غارت على رسول الله صلى الله عليه وسلم غيرة شديدة من ضرائرها شدة حبها لرسول الله صلى الله عليه وسلم لكن ما هذا وقد غارت أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها من امرأة لم تكن رأتها ولم تكن عاشرتها ولم تكن اجتمعت معها أبدا لكن رسول الله صلى الله عليه وسلم ما نسي لتلكم المرأة فضائلها ومناقبها لذلك كان رسول الله صلى الله عليه وسلم يكثر من ذكرها ويكثر من الثناء عليها ويكثر من الاستغفار عليها من هي تلك المرأة ألا وهي أم المؤمنين زوجته الأولى زوجة رسول الله صلى الله عليه وسلم خديجة بنت خويلد رضي الله تعالى عنها وأرضاها فقال فنعبات سؤال المسلمين أتنترى لكي ترى جرفان النبي صلى الله عليه وسلم a láti bàmà jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí ànàbí wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ànàbí wa àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀láwọ̀ tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam níjọba alìkíyàmà ẹ̀yìn rẹ̀ Allah

a ń bá rọ̀bọ̀ lórí owú nínú ilé annabi sallallahu alaihi wasallam aṣọ díẹ̀ nípa ọ̀rọ̀ yawa Aisha radiyallahu ta'ala anha wa ardaha ní àwọn èèmà ìfẹ́ tí wọ́n máa ń fi ojú ọkọ wọn tọ́jú annabi sallallahu alaihi wasallam rí nítorí ìfẹ́ tọ́pọ̀ tí ẹni sórísí ọlọ́run tí wọ́n máa ń wùwọ̀ bí ni wọ́n ṣùgbọ́n báwo ni wọ́n ṣe ń ṣe

lẹ́yìn tí ó jẹ́ pàwọn obìnrin rẹ̀ fún ọmọ tí ìyàwó ìṣàmọ́rò sóríṣẹ́ ọ̀nà àti ìwà tí ń bẹ́nu èmi àtẹ̀yìnlé ní sí àwọn ìyàwó wa tí ó bá ń jowú nínú ilé àwa la mọ́ pẹ̀lú owú tí ẹ jẹ àwa náà ni ẹ̀sì ń jẹ owú náà sí bóòdà bí ìṣẹ́ mẹ́ ń ṣe sùúrù pẹ̀lú àwa ìṣà kọ́dà láti lè tún fi máa fi ìyá wa lọ́kàn balẹ̀ kí ni a máa ń ṣe wa àtọ̀rọ̀ bí annabi kèèsè alábòsí annabi kèèsè aláparútù salawatu rabbihi wa salamu alayhi ṣùgbọ́n ní kútùbà tẹ́ ni in ta ma sàlàyé ń bẹ̀ òun náà ni ìfẹ́ tí ya wá Aisha radiyallahu ta'ala anha wardaha tí ó ní sí annabi tí ìfẹ́ ìpọ̀ débi pé wọ́n tún jowú obìnrin kan obìnrin náà ya wá Aisha wọn ọ̀jọ́jọ́ kòkòrì láyé kọ́dà wọn ọ̀bá nlé wọn ọ̀jọ́jọ́ ń pọ̀ anábí òkú òyí ara wọn kọmọbọ̀ yí ara wọn tàbí kókò yára yàwó ṣàkọmọlọ yàrá obìnrin náà ta náà lóbìnrin náà tí yàwó ṣàkún bá jòun tí wọn ò sì bá lé eléyìí a fi ń pe àwọn ọkùnrin padà wípé táwọn obìnrin bá ń gbé sókè tí ó ń gbé sódò lórí pé wọ́n jọ ń fa eléyìí fa ọ̀hún ọkọ ló kù kí láwà tó pẹ tí ó bẹ tí ó rí ẹlòmí tó jẹ́ ìyàlé rẹ̀ tí sì ń jowú rẹ̀ ta lóbìnrin náà tí wọ́n jowú o náà ni umul mu'minin àkọ́kọ́ ìyàwó annabi sallallahu alaihi wasallam ìyá wa khadija bintu khuwailid radiyallahu ta'ala anha gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala

oní ẹ́sáwà mẹ́ntẹ̀ mẹ́yàwà Khadijala wọ́n jọ gbé láwọn ọdún tọ́lọ̀ ní wọ́n jọ gbé lẹ́yìn ìgbà náà ọkùnrin papòdà yọwà Khadija gẹntí ọlọ́kọmọ́ ó rí sẹ́sà àwọn ọkùnrin tí ó lè jáde láti fẹ́rù wọn wọ́n sọ wọn ṣùgbọ́n ní ọ̀tẹ́ sọ wọn náà ìlàtírí Utaiku ibn A'id

lemọ́lemọ́ yóò wà ká gbogbo ọkùn ayé sí pé wọ́n yàtọ̀ bí ẹsẹ̀ rí náà yóò bà dúó ìgbà ìfì ń bẹ tó jẹ́ wípé ìfẹ́ àfẹ́dọ́kàn ìfẹ́ kí ni o ìfẹ́ àfẹ́dọ́kàn tí bá ń bẹ láàrin obìnrin àtọkọ rẹ̀ tí ọkọ ń bẹ tètè kú obìnrin kò ní ọlọ́run mẹ́jà ríbànú jẹ́ o ìyàwó Khadija bá bẹ̀rẹ̀ sí ń tọ́jú ọmọ rẹ̀ owó rẹ̀ ń pọ̀ sí dúkìá ń pọ̀ sí ìyà ń sówò ṣùgbọ́n náà nígbà sówò ó gbòó lẹ̀ tẹ́nìkanlẹ̀ òun sì ń kẹ́sí wọlé o ẹsí sì ń tàn táìmì o táìmìnà bẹ́rùn bá ní 300,000 àwọn mọ́ra ìǹkọ́ bá dáa wọ́n sí ń 350 náà bá dé tó bára mẹ́wàá nǹkan ó ní 3 million nù so sí lé mẹ́dá mẹ́wàá kóbọ̀ olùn náà mẹ́tí ń bá wọn síṣẹ́ kọ́dà bó ṣogún lẹ́ra bẹ́ẹ̀ rọgbà ṣe òótọ́ dáadáa sí ìbẹ̀lẹ̀ ìjọ́nà lọ ìyá lè gbé 30 million fi léyìn ẹlùmíràn tó dé níjọ́ tí ànábì bá wọn ṣòwò náà wọ́n dọ́rọ́ bó ń ṣe ọlọ́ni ìwọ́n mọ̀ ń pa àwọn nǹkan báyìí ọmọ nǹkan báyìí ọmọ nǹkan báyìí èmi lè sponsor òwò yìí kí wò ó fi ara lẹ̀ alákúnlé gbogbo òtọ̀tà àti mẹ́mẹ́ ni ìyá wa Khadija yìí ó sáà dẹ̀ntà àtàrà sàn fẹ́ra wọn pẹ̀lú ìtàtùgùn nígbà fẹ́ra wọn ó ń ṣe ọlọ́run ṣe ojúṣe tọ́ ìkí wọ́n ṣe wọ́n san owó rí wọ́n san ogun ẹ̀ wọ́n san níjọ́ náà bí ẹ̀sìn Islamu ẹ̀sìn ẹ̀sìn lárúbáwá ni wọ́n sì gbọ́ o so ó mú pé àwọn ẹ̀sìsì kẹta ise ń ṣe ń bì tí lárúbáwá ọba ti ẹsẹ́ tá bá ti ẹsẹ́ àájíyà lárúbáwá ní ẹ̀sìn ìṣẹ́ o táàsì papọ̀ mẹ́ táàsì ríra wa ìròyìn dọ́dọ̀ Bani ọmọ fẹ̀ sí ìyàwó Halima náà wa wá ọwá kó ẹran fọ́tí lọ wípé òun ó fi kún ìnáwó àwọn annabi jẹmọ́ tí ó bá wá ní ọfọmọbìnrin kan sọ́dọ̀ àbúrò ìyá rẹ̀ àbẹ́gbọ́n ìyá rẹ̀ ọwá bímọ nígbàtọ́ lọ lẹ́kọ ìyá ń wá ṣe ń jẹ wá wọ́n máa ń pè ní ìlògbà kí ló burú mẹ́sìn bẹ́ ẹ̀mẹ́rì tó fi jára wa ìyọ́ wà ní à ẹmí mọ́ bímá oná wà sí oúnjẹ mi lọ́tọ̀ kí n tó ní ó sè lóúnjẹ tẹ́yọ̀ bá ti ń jẹ kò wà wàhálà ṣe bẹ́gbò nìyà àti ìṣẹ́wà lọ́lọ́wọ́ búùtù àwọn ẹnjìníà ló kónú apò ègbó riwaya tó pọ̀jù tó fẹsẹ̀ múlẹ̀ 25 years lànàbì nígbà yọwà kọ̀ríjà jẹ́ 40 kàgámi ṣùgbẹ́ ìn tí è pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà bóyá bí 90 wọn ìyàwó jẹ́ ọmọ 40 years ọ̀kan di ọmọ 15 years at ah, 25 years hmm. ọdún mẹ́ẹ̀dógún ní bẹ̀láàrí àmì jẹ́jì ṣùgbọ́n ìyàwó Khadija fúrara wọn ọlọ́run fi àdẹ̀wò ọkọ kàn wọn ní ìbẹ̀rẹ̀ ayé wọn ó fẹ́ fi pìpí àwọn fànàbì ìrẹ́ àwọn obìnrin tó bá rí báun wọ́n mẹ́ sírẹ́tì lọ́pọlọ wọ́n sírẹ́tì ni wà sábà wípé adé sí ọkụ wọn gbogbo àdúrà tẹ́ ń ṣe mọ̀ ń sáàmì ṣùgbọ́n ó wà kùkẹ́ bá ń fi kún ọlọ́wọ̀ kan tó ara yín síbẹ̀ ni kọ̀sàdé lórí mi kọ̀sàdé lórí bọ̀ alájá ọ̀sọ́pọ̀ wọ́n ń million 20 million ní ṣọ́bẹ̀ lómi ṣùgbọ́n ló bàdúgbẹ́ lọ́wà ìyàwó amẹ́jì ń tẹ́ ń pè lọ́pọ̀ ọlọ́run wọ́n fi ń tó ti kan àwọn ó fi pìpì àwọn wọ́n wá tẹ́ẹ̀nú ànẹ́bì wọ́n ní fi bí pin ẹwà máa wè mọ́ náà àṣírí ayé lórí ọ̀rọ̀ ọkọ àtìyàwó èyí tí ma ń wùwà jù ó ní kájọ wúra wa kájọjọ́ méke ó pupa kó dúdú kọ́rọ́bọ̀ kọ́lẹ̀pa ni tó gbogbo tí bá

ó sọ́rọ̀ ọmọ ìbèrè bọ́ àwambọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n àti àwọ̀rẹ̀ jọ ń gbé inú òṣìṣà Abu Talib sorry inú òṣìṣà ọlọ́run sọ di Ànábì sallallahu ìyàwó ẹ̀ lónìí mẹ́pìpì rẹ̀ ní tí mẹ́ lọ gẹ́bà sí mẹ́ta pàmẹ́gì ọmọgé nígbà tó níbi ànábì ẹ̀rùmbà ìyàwó Khadija tí wọ́n bá ti ẹ̀ níbò lórí ẹwú ọ̀rọ̀ rẹ̀ tó sọ kalẹ̀ maqulatu al-khalida ọ̀rọ̀ tó digbére ànábì rẹ̀ rùmbà mi in ti mo rí kọmọ̀jẹ̀ pé sùlọ fẹ́ irú rẹ̀ kọ́ lọ́wọ́ dojú ti ẹwọ ìsáwì ìgbọ́nà ń gbọ́nà náà ṣùgbọ́n wọ́n mọ̀ òótọ́ wọ́n mọ̀ ọ́ wọ́n mọ̀ pẹ́ ń bá ń ṣe dáadáa ní ọmọ ẹ̀rí ẹ má

Anabi kí lọ wá ń fi ẹ̀rẹ̀ ànábì ah, gbàngbọ́ ilẹ̀ parọ́fọ́ rẹ̀ ìyàwó mi ó lè ànábì ọwà àṣọpọ́lọ ọ̀rọ̀ sí gbogbo ayé ọwà àṣọ́fẹ́bìlẹ̀ ẹ̀bẹ̀jì mọ́ mọ̀ tẹ́lẹ̀ èèsọ́rọ̀ yàtọ̀ fún yóò gẹ èmi náà lọ́kọ̀ọ́kọ́ jẹ́ ẹ̀kọ́kọ́ jẹ́ ṣe bọ́nà lọ́wọ́ rẹ̀ mú jẹ́ bọ́nà bí ṣe sọ́nà àrẹ́bí bó sì máa sàrọ̀lá rẹ̀ ó láwọn àfáà sọ pé alkọ̀kọ́ tí kọ́kọ́ kírùn lẹ́yìn annabi ìyàwó Khadija ni ẹn tọ́kọ́ sálà lẹ́yìn annabi ìyàwó Khadija ni ó tó ẹ̀yin obìnrin ní àpẹ̀lẹ́ ní yí ẹ̀yẹ wípé ẹ̀yin lẹ kọ́kọ́ gbàsìlámù ó sì tú àwọn Áfíríkà ní ìyàtẹ̀yẹ pé ń jẹ́ tí ẹ wà lóríire fẹ́ níjọ́ tí ó fúnlẹ̀ mọ́sílámù tó kúrò níbi tí ó bí sí ibi wọ́ọ̀tù tó bà ni ṣe rí kò rí wa o ní ẹ̀ ní gbogbo ayé fi ń jẹ wá tí ó bá wá ń jẹ wá báwọn sí ọ̀dà ká mójú tó tálìkì àmọ́ ó àti àwọ̀ rẹ̀ wọ́n Islam wẹ́rẹ́wẹ́rẹ́ nígbọ̀ ya ọlọ́mú Abu Talib sọ́dọ̀ tó wọ́n tọdún lọ́dún ìbànújẹ́ fàánàbí kí lọ fàtí àfi ń pè bẹ́ nínú wáyà mi lọ́dọ̀ àwọn mọ́ jọ kẹta tí Abu Talib kú tí ìrora ń bẹ̀rẹ̀ sí bí ẹwà kò níyà sí wá kú anábi sallallahu alaihi wasallam ọwá fẹ́ ìyàwó Aisha sí lójú ẹsẹ̀ ní lójú ẹsẹ̀ kọ́wọ́ fẹ́ ìyàwó Aisha ṣùgbọ́n ìyàwó Aisha yìí ọlọ́run ló fi ìyàwó Aisha àwọn pé ìyàwó rẹ̀ ní lẹ́ẹ̀mejì lójú rẹ̀ omi kẹ́ tí kò tí ìtò gbé ni wọ́n wọ́n sá tọ̀rọ ìyẹn nìkan fánà sàsánà nígbà wọ́n tọ̀rọ ìyẹn tọ̀ òun tó ń jarúgbó yàwó sáúdá in tí ó tó fi ju ànẹ́bì lọ ó ju ti yàwó àkọ̀díjà lọ ó ń wá fẹ́ yàwó sáúdá ìyàwó Aisha ìyàlé ni fún yàwó sáúdá ní ti ìsọ yìgì ìyàwó sáúdá ìyàlé náà tó jẹ́ fún Aisha ní ti gbogbo ọdún mẹ́dínà anìsàsánàmù ìmọ̀wá ni àwáṣẹ́ wà débi kútúbà tàbí gàgẹ̀ kí a náà sọ́rọ̀ sàsánàmù yóò kìrò mi díkìrì Khadija àníbí wà máa sọ̀rọ̀ ìyàwó Khadija àpọ̀ ah. wọ́n àti ẹwà ah, ah, Khadija wọ́n jọra pín kọ́dà tóntón ista'zanat yawman ala rasulullah sallallahu alaihi wasallam kama jami'a hadith ummul mu'minin aisha radhiyallahu anha ardaha yasha na wa lin jokan halam bakalekun salikun salikun ó wá sí annabi wa nabi wa àbúrò ìyàwó rẹ̀ salaisi ah bó ṣe sọ pé salamu alaikum tan nabi فارتاح لها من رواية من الإمام مسلم فارتاح لها لها بذل بين الصحيحين هز لمجيئها ọ̀wọ̀lì ìlú annabi pẹ̀lú bó ṣe rí obìnrin ìrìn tí ìyàwó rẹ̀ ìyàwó Khadija ìyàwó ìṣàwọ́wọ́ annabi bí ṣe ń ṣe ẹkùjọ mẹ́ta ìyàwó Aisha wa ń sọ fán nábi wípé sallallahu alaihi wasallam kí ní tó ma sáàmà rẹ ti Khadija gbogbo ọgbà sọ́ọ̀bẹ̀ tó rẹ ti ni ma akrama tazkuru humara ash-shidqayn nínú èdè yóò bá káfúṣùn ní kẹsìrọ̀ ìdẹ́bàrẹ̀ lánsọ tàbá fún fàtíà àṣájúkú náà ìdẹ́bàrẹ̀ lánsọ in tí a máa ń pè bẹ́ẹ̀ ni tífàtùl khaddain àwọn tífàtùl fami afan min bátini alkhaddain inú ìsàlẹ̀ ẹgbẹ́ ẹnu ń bí tí ọba rí báyìí ìmẹ́ ń pè bẹ́ẹ̀ kí ni kí mọ̀ ń kí ni tí rí ànẹ́bì ń dáakọ kí ni ń gbé ọnú gẹ̀ẹ́nẹ́ bí bàtí ẹ̀sọ́ bá àà lára arúgbó tó ti rí báyìí ó ń sọ́lọ́ ni ó sàmọ̀ wá sọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbò ogbà kàdùbà ìyàwó ìṣàrọ̀ bí ọlọ́tàna aláàrùdọ́wà wọ́n ni ma gírtù àlà áhàdín min nisani sàrásọ́lá ma gírtù àlà Khadija tó mọ̀rọ̀ àìtùwà ìjọwó obìnrin kẹ nínú àwọn ìyàwó annabi tó Khadija ìfìrí o torí mbánlé wàlákin kan sàrásọ́lá yúkìtùrù min zikriya ṣùgbọ́n tó fà tó fi jẹ́ mẹ́jọ wẹ̀ annabi ni annabi tí máa ń dákọ rẹ̀ jù annabi tí máa ń sọ̀rọ̀ rẹ̀ jù sẹ́gbọ́n ọ̀díjá wọ́n làrún bá máa dábà ṣàt ìgbà mí annabi ọpa ẹran summa yaqta'u a'dha'an annabi ọwà gẹ́ lékìrì lékìrì summa yab'athuha fi sada'iki Khadija annabi ọwà fi òkè kíníkan lélẹ̀ ọ̀rẹ́ Khadija ìyàwó mi ọ̀rẹ́ ìyàwó mi èdí mẹ́rin báyìí gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó mi nù bá ti wà láyé ìmọ̀ sí rẹ̀ àṣíyàn ọya ẹnubá ń fún ilé ìlẹ́rẹ̀ ilé rẹ̀ yàwó ìṣàlọ́wọ́ adìjọ́ kan wá ní àà ah, gbogbo tí òun ti ẹ̀ṣẹ̀ igẹ̀ tó ń fi àwà Khadija àti tó ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ Khadija ó wá ń ṣe tó wò àfi Khadija ríwáyà kanu ayè parí ọ irú ríwáyà mi ma akthara ma yantiqu rasulullah Khadija àdúgbì tí mọ́ sọ́rọ̀ Khadija jù nílé nínú èmẹ́síwá ni fa idha dhakarha asna alayha fa asna as bẹ́ẹ̀ bá ti wá dákùn ẹ̀báyìí ànàbí ọmọ yìí ni ànàbí ọmọ yìí ni ànàbí ọmọ yìí ni yóò tún mọ́ wá pẹ́ ẹ̀yìn rẹ̀ lẹ́wà ìṣà ni yìí pọ̀ kódà níjọ́ kan ànàbí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ sọ fún wípé Khadija tẹ́ ń wó kò sí bá tàn kàngbọ́n wọn ni kí ló dé ni مو لين جوكا هذا اللي جاء من حديث أبي هريرة رضي الله عنه فأتى النبي صلى جبريل جبريل بدأ قل يا النبي هذه خديجة قد أتت وما إناء من إدام أو طعام أو شراب خديجة من بلا خديجة هو الله عليه وسلم النبي أنبو بيبو أبو أبو أنجا بكاكو الكامو يسا أنبو كاكتين قانون بو فإذا هي أتتك تبا تدودو فقرأ عليه السلام من ربيا أولون من سكوكو بو سلامس أولون سلامس لا تستمع ومني إمي جبريل سلامس وبشرها ببيت في الجنة أولون سكوكو وانت قولي كنالة فلاك جنة لا نصب فيها ولا صخبه kò sí wà láàrin olè kò sì ní sáriwó mẹ́ àwọn àfáà ni ọ̀dá lẹ́mẹ́ wọn nítorí tó ìjọ tí ìsìláàmù dọ́dọ̀ rẹ̀ fọ́kọ rẹ̀ à kọ̀sọ́kọ́ dídìdìrìn kọ̀sọ́kọ́ kò sì kọ́kọ́ tàbí ọmọ tuntun kápẹ́ wọ́n ò ní nítorí pé kò ọkọ̀ níjọ́ tí ìsìlámù dé ìyàwó Khadija ìdúró ìdúró ìní agbára àwọn mímọ̀ wá ní ẹnsẹ́nsẹ́rù ìyàwó Khadija kí ni yóò fi rò yẹ ìyàwó ṣẹ̀bọ̀ ni fáà sí ọwà sóbì ní ìmọ̀láyé ni a máa abdẹ́rẹ́ka lọ́wọ́ azza wa jal kọ́yọ̀ mi ha àbíbì tó bá ti jẹmọ́ ọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ àdọ́bí sọ nípa ìyàwó Aisha náà torí pé àwọn àfá wọ́n tó ṣe bò dọ́là pé ìyàwó Aisha o àyàwó Khadija o tààni tààni lọ́dọ̀ ànàbí jù náà méjèèjì ọ̀rọ̀pọ̀ táwọn àfá sọ ṣùgbọ́n èyí tó ń ṣe Ọlọ́run sọ fún rẹ̀ lílé ó sì fẹ́ ọ̀rọ̀ tó dá kí wọ́n máa bá lẹ́nu gbogbo ọkọ̀ tó bá jọkọ̀. Kò sí ọgbọ́n kẹsí kejì. Àwọn nǹkan kan bẹ tójú ìyàwó ọkọ̀kọ́ tó tí kejì ò lè tó láíláí. Sàbùkíyà náà nà, jẹmọ́ ẹ̀mẹ́dàlé ara irú ìyàlé bẹnu Ìsìlámù Ìsìlámù o, in tó bí ní kí ni o ìgbáwájú ẹni ṣe nǹkan ìfẹ́ ọlọ́run ní ń pèfẹ́ bàbá ọmọ aláṣẹ ni lórí ọmọ aláṣẹ lórí ìyà tó bí ọmọ fún náà ọlọ́run ló nífẹ̀ẹ́ èèyàn lè nífẹ̀ẹ́ bàbá èèyàn ju èèyàn lọ èèyàn ìyẹ́yàn ju àbẹ́yàn lọ ṣùgbọ́n dandan ni aláṣẹ rẹ̀ ń bàbá ẹn tó láàánú jù ó nìyà bẹ́sì sí pinnu gbogbo ọkùn eré yóò ma sọ fún ìyàwó rẹ̀ pé èyàn sáàmà dàrú ẹ̀yọ́ ma mi bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ìyà yín jù mí lọ kọ̀sábúrúbẹ̀ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi náà gbẹ̀yìn lọ kọ̀sábúrúbẹ̀ ọlọ́ni ń bẹ́ẹ̀ bá mẹ́ta ń ti ya yí ẹyọ kan tèmi bọ́nà sí pinnu ọmọ 100,000 lọ́wọ́ yóò pín mẹ́rin 25,000 ìyá ọgbà 75,000 bàbá ọgbà 25,000 kí ó tàwọn ọkùnrin ọ̀n farabalẹ̀ ká fi sùúrù gba òrìjínà lọ́wọ́ àwọn obè torí gbogbo ọkùnrin tó bá jẹun ọmọ ìyàwó ẹ̀fún jẹ ni o ṣe bí nínú 25 ẹ̀yìn wọ́n tó ti bọ́ wọn wọ́n sì tí ní ọgbọ́nú 75 inú fọ̀kún tọ́wà responsible ni o ríwáyà mi wọ́n rọ́rọ̀ mọ́ Muhammadu márùn lẹ́ẹ̀dà sí o 2020 ìyọ́wà gba 80 bàbá ọgbà 20 tàbá wá fẹ́ kwàdísì méjèèjì pọ̀ kí wọ́n dẹyọ kan bàbá tó bá síríọ́sì a ní ẹni 25 bàbá kò síríọ́sì kọ́mọ́bà kú ẹ̀fún 20 yóò rí bẹ́ẹ̀ tí obìnrin bá fẹ́ tọ́jú ọmọ lẹ́ni tí rẹ̀ kẹ́kọ́ wó jí ọmọ lẹ́yàtà lè kí á mọ̀ kò lè múṣẹ́ mọ̀ ẹ̀rùn náà ń ṣiṣẹ́ ẹlẹ̀nu náà ń dákó ti ẹ̀nu iṣẹ́ tí ò ní mọ́ lójú ìta ń kẹ́ fún ní ìsinú àwọn obìnrin ti bóòdè wọ́n fẹ́ padà lẹ́kòsí ẹsẹ mọ́ ọjà tí ń bẹ ṣọ́ọ̀bù rẹ̀ máwó ẹ̀yìn ọba wẹ́kún tí ń sun àbáyọ́ nǹkan ọkọ̀ mi atm atm card ẹ̀ lọ́mọ̀ fojú wákí bá ti mo báyìí ọlọ́nà o lè gba 20 million tó tó wá fún padà ní ọ̀bá lọ́yìn ọ̀tẹ̀ ni ó tọ̀

ó lóbe táwọn tí mo fẹ́ kàlẹ̀ ó pèsílá ó be tọ́fọkọ ẹ̀ sàyé lọ tọ́kọ ẹ̀ ò sì níyàwó kẹkẹ pẹ̀lú ẹ̀ tí ẹ fi jọsẹ̀ ni tọ́rọkùnrin òdòdó mà nǹkan míì tó lè ṣe tó lè dùn ọlọ́run ti fi ikú àtà ìfẹ́ obè ilé nígbà náà ó ti fi bò láṣìírí àwọn àgbàlagbà wọ́n lẹ́ ń bá lóbe nǹkan lé táìmù tó lóbe ilé ohun kọ̀tà sí ẹn tó lókúta òkúta akọ ní ma ń fi ń tilẹ̀kọ̀ yóò mú báyìí ọ̀fi tilẹ̀kọ̀ yóò tutù mọ́ lọ́ngbà mí yóò dùn tó bá ti afẹ́ ìwọ́n ní ilé wọ́n ni ẹ̀sọ́ gbogbo kò tó tàṣí ẹn tó tó lọ mọ́kúta mi wà ibi tó ti afẹ́ tilẹ̀kùn jọ́kan òkúta tọwọ́ rẹ̀ tọ́wọ́ ni lọ́bá bọ́ọ̀lù tàkọ́kọ́ àti pìrìn bí ẹ̀ṣẹ̀ kẹra ah sínú bẹ́lú gúgùn bá gbé ti jẹ́ ìnà alúbìnrin ọlọ́run à áìṣà sọ́ọ̀ mọ̀kọ̀díjà ìbó ṣe jẹ́ sí mìírí wọ̀kọ̀dí ámànàtì bí wọ̀kọ̀dí káfàrọ̀ nìbìnàs ìjọ táwọn èèyàn ń pè mí ní pé àgbàntó omúwá oyin lọ́kọ́kọ́ gbà sílámù wọ̀sọ́dàkọ́tí ní wọ̀kọ́dí kàzábánìnàs oyin lọ́kọ́kọ́ gbà mí níjọ tí ayé ń pè mí lóró wàwà sẹ́tìní ìbì máa ní ha gbogbo tó lọ ń fún dúkìá ọ̀tẹ́lẹ̀ fún ìbáyìí ni nítorí pé ìyàwó Khadija ó sì àwọn ìmọ̀kan gbogbo olé tó ní àti dúkìá tó ní ó sílẹ̀ fún Islam àwọn hmm. ní àwọn hmm.

nítorí pé ọpa ọjà tí ọkọ̀ ìsàyé lè mọ́ sí kí ní o lè mọ́ sí tọ́lọ́run ilẹ̀ àwọn olówó fi ṣe bí àfá àdó mú kò pínlẹ̀ ní sọ́ọ̀sì kan tó pọ̀ kan lọ rẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wọ́n wà máa àwọn bàbá wá ń jọ ọlọ́mbà ní bàbá wọn ìgbà ìmẹ̀ náà yàsí àbá kankankan wọ́n ní tọ́wọ́ kankan tí ó bá lọ olè fọ́ ní ẹ̀kan àwọn gbà pé in táwọn ní un ilà wọ́n ma fi fẹ́ǹsì ẹ̀ta bú òfin ní ṣe tẹ̀mìtẹ́mì lórí bí ẹ̀ṣọ́ wọ́n náà tó ìwà ẹ̀mọ̀kù tẹ̀mìtẹ́mì tó bá dìjọ́ eh, eh, ah, Wallahi súnmọ́ bí lẹ́rìndẹ̀gbẹ̀rẹ̀ tí bàbá ń bá ń bọ̀ padà bọ́yẹ̀ ẹ̀kan lóṣùn wà bẹ́ẹ̀ méjì agbádà ni ọwọ́ wà kìí ṣe pé ń tẹ olówó láti gba agbádà lọ́ọ̀tà fowó ẹ̀sẹ̀ nǹkan mìíràn ohun bí tó sọ náà bòṣe rí náà lórí ilá fi padà mọ̀ pé ah, a sí bàbá yìí gbójọ́ náà lọ́rùn wípé ṣe bí wọ́n ti lówó àfáàlàwà ni fún wà níbẹ̀rẹ̀ ẹ̀kan olówó mi yọ́kàn wo súsù pé àwọn gàrí tí ó ní ẹgbẹ́ wáyẹ pé kò tẹ́ẹ̀sọ pé nílé fún yẹn irú àfàbà lọ ẹ̀dì sí àwọn tó gbà wọ́n bà tó mọ́ sàdúrà fún ọ̀rọ̀ yà ẹ̀ nìjẹ́ ìjẹkújẹ láyé ah gàrí ẹgbà

tí wọ́n ìpọ̀tán wọ́n lọ máa gé gíwá wọ́n máa gé ìmọ̀ ọ̀pẹ́ wọ́sásọ bí wọ́n ṣe ń kọjọ́ náà tẹ́mì wọn papọ̀ ló ọwádé sọ ní kíblà àwọn ẹ̀yẹ ọwọ́ díẹ̀ babon kíblà finder ṣébi tó ti gbé lọ ọwọ́ mọ́sálásí orí àtàbà ìntìramọ́ ga díẹ̀ báyìí tẹ́mọ́ ṣe bí mọ́sálásí ó lọ́wọ́ lè kírùn mẹ́ tó bá lè kírùn tó rúgbò ní ẹ̀nìyàn tòótọ́ annabi bí tí ma dúró sí kọ̀gájú bí ọ̀sọ̀ hábà wà lọ. ìsáfẹ̀ káàkó mi tàbí ìyàwó Khadija annabi ni níjọ gbogbo ayé tí wọ́n gbá tí múmúwá olókọ́gbà níjọ tí ó ń pè Allahu waladaha òun náà lọ́lọ́run tó pẹ́pọ́ nisa months ọmọ ìwé mọ́ ara àwọn tí ń na ìjọ náà lọ́un sí ọ̀lárúbáwá láti máa ti ànábì correct ẹ̀ tọ́lọ ọkọ̀kọ́ fún ànábì lọ́mọ obìnrin lọ́n fún Zainab rùkúyà yóò tó fún lọ́nà obè lójúgbọ́ fún mọ̀kùnrin ó fẹ́ ó bí obè mẹ́ta lera kó tó bí ọkùnrin méjì lera tí méjèèjì ò sì dàgbà tí ẹkú tó tẹ́ sí àbí Fátímà ìyàwó Ànábì ni inni rùzíktù hubbaha fúnra ọlọ́run ló gbìnfẹ́ rẹ̀ sí lẹ́mì ibi tó wà kò tí ẹ̀mì ara ìfẹ́ ń kún gbogbo ọ̀tọ́ ọ̀fẹ́ níyàwó kejì tó jẹ́ pé Ati àti ìyàwó rí àkọ́kọ́ lẹ́jọ́ kó o lè fẹ́ òkè jì bẹ́ o ó ní tú ẹbí tí ó bá rúfìlà ti méjì ní láti ìyàwó sì máa gbé kan sọ mọ̀ pé ẹ̀yìn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ lórí ibi tó ń gbénù àwọn mímọ̀ wọ́n wá ní kí ló fà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi ìyàwó rẹ̀ nìyà nẹ́bí ó sì ọlọ́run wa bá ní kútán ó ní tí wọ́n bá ní àwọn obè wo ni wọ́n dájú lálìjẹ̀nnà olórí àwọn obè lálìjẹ̀nnà àwọn obè tí ẹ dájú láwọn àsìkò kọ̀ọ̀kan wa Maryam bintu Imran lásìkò ẹnì kọ̀ọ̀kan wọn a ní ẹ̀dà jù lálìjẹ̀ náà àwọn ọwọ́ wájú náà tọ̀nà àwambọ̀ àṣẹ tíyàn bá ti fẹ́ kó bèèjọ fọ́ọ̀mù tí ó kọ̀kọ́ fíìlì o ní fọ́ọ̀mù sùúrù tí ìyàwó Aisha ọ̀bàlé wọ́n ń jowú rẹ̀ tí ó sì fi ń kọ́ bọ ọkọ wọn lẹ́nu fi wá ń sọ tínú ẹ̀bódì jẹmáà bi bí ànábì ń da àwọn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ pọ̀ sáwà dalé àwọn ìyàwó wapọ̀ ìsọ̀rẹ́ alé wọn tí ìrọmọ wọn fẹ́ ọmọ ti ọlọ́rẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ilẹ̀ àjọ dímọ̀ yóò táà bá wọ́n mọ̀ pé bọ́n kálukú wá ṣe rí ẹni kó sì á kúnnù wà tẹ́lẹ̀ ti náà kọ́rọ̀ kọ́ sáwà jẹ́ pé agidi ni òyìnkóyàwó jọ

tí ẹ̀ bá rò pàgbára ń bẹ lọ́wọ́ ó lè lò bó ṣe wọ́ bọ́nà àbòsí a sọ wípé ọlọ́run jẹ́ mẹ́rin ogun kó lè mọ̀túnmọ̀ agbára hùn kí wọ́n náà wá lágbára hùn ní ṣe bí àmọ́ ní ẹsùnkún sí ọlọ́run lónìí pé jáde lẹ́mú ìbóde ìwọ náà padà sókún ojú ogun ti rí ọkàn nígbàtí ó bá díbà hùn èyí ó jèrè ọlọ́njọ́ àtàwà àtẹ́yìn kó àmọ́ sí o bí ọ́nà Rahman níjọ mẹ́jọ àátò tẹ́síwájú sẹ́ al-ghayratu fi bayti an-nubuwwa ewu ní olí ànábì bóò ní sí ń lọ inṣá allah rahman ọlọ́ndakùn ọmọ wá jù ara wa lọ gbogbo bí ẹ̀rú tí ń bẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wá táà fi dé mọ́sánásí dé ní ọlọ́run sọ́dí ìfọ̀kànbalẹ̀ o gbogbo bí ọkàn wá ti balẹ̀ ọlọ́mọ́jà páyà ń gbogbo gbàtàbà lórí rẹ̀pẹ̀ mọ́ sọ inú ẹni kọ̀ọ̀kan wa di stọ́ àbúrú tẹ́sù ọmọ stọ́ àbúrú sí dákùsànú wa di a mọ́ pàdé rẹ̀ di a pàdé rẹ̀ lẹ́n tọ́ yọ̀nú sí a mọ́dáwà náà mọ́dásẹ́ wa nù mọ́dí àṣìṣe mọ́dí àjẹ́ ọmọ náà tí ń bà máa lìjẹ̀ náà wà mọ́sálásí الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه وقد أمر الله سبحانه وتعالى بذلك في مواضع كثيرة في كتاب العزيز قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى اختار هذه الأمة بأن جعل نبيها أفضل الأنبياء وخير المرسلين محمدا ابن عبد الله صلوات ربي وسلام عليه كان رسول الله صلى الله عليه وسلم خير زوج لأزواجه وكان يعدل بينهن وكان يحسن إليهن ويتحملهن ويصبر على ما يصدر منهن من الغير أمة الإسلام كانت أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها تغارب رسول الله صلى الله عليه وسلم لشدة حبها لرسول الله صلى الله عليه وسلم ومن ذلك ما حدث بينها وبين أم المؤمنين زينب في قصة قصعة التي فيها الطعام لكن اليوم ننتقل إلى غيرة أم الم... إلى ما وقع من الغيرة بين أم المؤمنين عائشة رضي الله تعالى وأرضاها وأولى أزواج رسول الله صلى الله عليه وسلم خديجة بنت خويلد أمة الإسلام كان رسول الله صلى الله عليه وسلم يحب خديجة حبا جما لأن كانت أول أزواجه صلوات ربي وسلم عليه وقد رزقه الرحمن منها أولادا وكان رسول الله صلى الله عليه وسلم يثبت أنه رزق حبها صلوات ربي وسلم عليه وكذلك أثنى عليها كثيرا بأنها آمنت برسول الله صلى الله عليه وسلم حين كفر به الناس وصدق وصدقت الرسول صلى الله عليه وسلم حين كذبه الناس وواست رسول الله صلى الله عليه وسلم بمالها حين حرمه الناس وكذلك رزقه الرحمن منها أولادا حين حرمه الله أولاد النساء وكانت أم المؤمنين تصدي إلى رسول الله صلى الله عليه وسلم في ثنايا لا خديجة وكانت تقول كما صلى الله عليه وسلم يذكرها ويكثر من ذكرها فقالت أم المؤمنين ما غرت على أحد من نساء النبي صلى الله عليه وسلم ما غرت على خديجة وما رأيتها ولكن ولكن النبي صلى الله عليه وسلم كان يذكرها كثيرا ولربما قد ذبح الشاة ثم قطعها أعضاء ثم يبعثها في صدائك خديجة ثم صوتها أنت تعامل خديجة وتذكرها بخير وتثني عليها كأنه لم يكن في الدنيا امرأة إلا خديجة فقال رسول الله صلى الله عليه وسلم إني رزقت حبها بارك الله لكم في القرآن والسنة ورفع الله وإياكم ما فيه من الحكيم كل ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلم قول الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام إن الله سبحانه وتعالى لا يضيع أجر من أحسن عملا وقد بشر الله سبحانه وتعالى خديجة زوجة رسول الله صلى الله عليه وسلم ببيت في الجنة لا صخب فيه ولا نصب لماذا؟ قال للعلم لأنها آمنت بسهولة وما أكثر وما رفعت صوتها على بعلها وما آذت بعلها حين أسلمت أسلمت لما عرض عليه رسول الله صلى الله عليه وسلم الإسلام وقد ساعدت رسول الله صلى الله عليه وسلم بما أعطى الله سبحانه وتعالى كيف لا قال الله تعالى ووجدك عائلا فأغنى قال بعض للعلم ووجدك عائلا فأغناك من لخديجة رضي الله تعالى أرضاه جاء من حديث أبي وضع قال قال رسول الله صلى الله عليه وسلم هذا قال لجبريل هذه خديجة هي قد أتت معها إناء فيه إدام أو طعام أو شراب فإذا هي أتتك فاقرأ لي السلام من ربها ومني وبشرها ببيت في الجنة لا صحب فيه ولا نصب رضي الله تعالى أنا وارضاه وقد الله صلى الله عليه وسلم لأم المؤمنين لما قالت صلى الله عليه وسلم أما أبدلك الله عز وجل خيرا منها قال صلى الله عليه وسلم ما أبدلني الله عز وجل خيرا منها ثم ذكر من مناقبها الجمة ومن فضائلها الكثيرة صلوات ربه وسلام عليه وهذا النبي عاجل بين أزواجه ما نسي فضائل زوجته خديجة رضي الله تعالى عنها وأرضها ونصرتها لدين الله سبحانه وتعالى حتى بشرها الرحمن وهي على قيد الحياة ببيت في الجنة ثم أخبر صلى الله عليه وسلم أم المؤمنين بأن عائشة لا بأن خديجة لا عدل لها في في قلب رسول الله صلى الله عليه وسلم فقد جاء زار صلى الله عليه وسلم بأحسن ما فعلت لله سبحانه وتعالى وبأحسن ما قدمت في ذات الله رضي الله تعالى عنها وأرضاها وعن بقية أزواج رسول الله صلى الله عليه وسلم وعن جميع صحابة رسول الله صلى الله عليه وسلم ورحمنا الله معهم وجميع المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا وحد سفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا استر عوراتنا وعمل روعاتنا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين أمة الإسلام وأعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ به بنفسي وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائم في مقلة الصحية الثابتة من نسي الصلاة علي قطع طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا